نفسي بتقوى الله هذه وصية بارئنا لجميع خلقه قال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مربعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام إن الله سبحانه وتعالى أحل لنا الطيبات وحرم علينا الخبائث فرزقنا نوعين من الحيوانات عندنا حيوانات برية وعندنا حيوانات بحرية وبين لنا على لسان رسول الله صلى الله عليه وسلم ما لا يحل من هذه الحيوانات إلا بالذكاة فإن الذكاة تساعد على إسالة الدماء وتطيب اللحم حتى يكون طيبا وخيرا وعافية لنا عند الأكل لأنه سبحانه وتعالى أحل لنا الطيبات لكن أهل العلم نتيجة الاستقراء أثبتوا للذابح أهمية وتوفر هذه الآنية الحمد لله أقواني فرما باتوس وعن المسلمين أن ترى لكي قراءة قريفان النبي صلى الله عليه وسلم أن ترى مرات ما جاء كيف مبوا الله بارس لكم كان النبي بارس لكم لاري أتيا ورلة صحابة كي أولنا قلوا أن توقع قلوا النبي صلى الله عليه وسلم نجوب للكيامة أيام يعني نوسم بهم في عزيكو يرى متي برو الله سبحانه وتعالى yẹbi òsèrè náà lè tí bẹ̀rù rẹ̀ pé anittaqullah eléyìí náà ni àsọtẹ́lẹ̀ tí ọba dẹ́dà tó ṣe fún gbogbo àwọn tó lọ sáájú wa àsọtẹ́lẹ̀ tó sọ fáwà náà rè kakọ̀nà òun kábẹ̀rù òun à ń bẹ níjọ kan oṣù rẹ̀ ìbẹ̀rù ti níbẹ̀rù tọ́jẹ́ pé kọ̀rọ̀ wọ́n dájú gbangba wa lọ ní hútúbà díẹ̀ sẹ́yìn in ta ń bá bọ̀ oní àlàtún bá lọ àwọn àfáà súnnà kọlọ̀njọ́ jàrí kọba wọ́n ń wa lọ́tùn lósì lórí ọ̀rọ̀ ìjírọ̀ yìí àti ìgbò átùmà gbọ́ átùmà kẹ́kọ̀ọ́ sí mẹ́ ìǹkẹ́kẹ́ kọ pé èmi àti ma ìjírọ̀ ju ìwòye sí bí ọlọ́run ṣe fi ìsẹ̀mí ànẹ́bì sallallahu alaihi wasallam fi pòwe fẹ́nìkọ̀ọ̀kan wa ẹn ẹn fi ó fi sẹ̀mí ànábì ó fi pòye fún ẹn tí ń darí ó fi sẹ̀mí ànábì sàrásálám ó fi pòye fún bákan náà ọwá kó gbó rẹ̀ jọ sínú sẹ̀mí wípé ayé èyè sábà bá àfìgbà tí ọ̀bà ní wúlò fún yàmà eléyà ń gbọ́ lọ́tún lọ́sì bá a ṣe máa ń celebrate ẹ̀ta máa kíra wa ọdún tuntun kò sínú Islam àdàdálẹ̀ ní bídíà ni in tá fi kí ọdún kó dé o náà la fi ń kí gbogbo oṣù in tá fi kí ọdún pé ọdún dé o o náà la fi ń kí gíní o gbogbo oṣù tọ́jẹ́ wípé imamu ilbagawi rahimahullahu ta'ala kharjahu ìdá dákọlá ṣáà àwò dákọlá ti sánà tí wọ́n bá ti ń pa tó tuntun tó bá ti dé àbí ọdún tó bá ti dé allahumma adìkúlù alaina bil amni wal iman was salamati islam ní tí wọ́n ma sọ ti yanu wọ́n èése nǹkan mí ẹ̀kìní kẹkẹ́nìkan wá dísá ìgìní kan kọ́ ránṣẹ́ rẹ̀ sẹ́nìkan kẹ́nìkan láà wà jíwárí mìnà shaitan wà ridwani mìnà rahman bọ́sù dé náà tàwì náà bọ́dún bàbá chẹ́jì sọ́dún mìnà in tàwì náà allahumma adkhul alayna bil amni wal iman was salamati wal islam wà jíwárí mìnà shaitan wà ridwani mìnà rahman in ti o je ka pa utuba ti ka soro iji ota ba tu ko bi ona ko se so ni utuba eyo ka wule file fa won afa wa dada ti ba ni so lotun lo si je ka ya won afa pe o awa ta wa na ro wa na fun ona me ja o awa pada Allah sọ̀tọ́lá ni tọ́ dá lòun se lẹ́tọ̀ fún wa ká máa jẹ. Tọ́ bá ń tó bá a rí wípé

àyànyàn wọ́lọ́dọ̀ àwọn mímà lórí mazratul àgọ́ kíyàn fẹ́ jáde láyé kọ́ wá ní tí ń bà sí máa gbogbo tó bá wúlò lára mi fẹ́lòmí ẹ̀yọ́ fẹ́lòmí ẹnu àwọn àfọ́kùnrin rí ẹ̀dùn ní sábà pé só ń lọ lára wọn ìdí èyàn tí èsè dúkìyàn èyè fi tọrẹ hankali ní o ẹ̀sẹ̀ fẹ́lòmí ọsànfà níbẹ̀ ẹlòmí ọsànfà níbẹ̀ o wọ́n ọsànfà níbẹ̀ o ẹ ń bẹ́ fi nǹkan dúkìá rẹ̀ ni àbí dúkìá ọlọ́run alakullin awambo in ti a ń pa yìí asàlàyé a ní àhàlíyà ibìtàdé nìyẹ àhàlíyà tó dábí ẹn fẹ́ pa so lepa, pa nǹkan méjì bọ́rọ̀ wà lára rẹ̀ àkọ́kọ́ àyẹ̀kúnà ákìlán ẹn tí ó pa nǹkan ọgbọ́rọ̀ jẹ́ tó nílà káyí bí ẹnìkan wọ́n ní tí wèrè bá pa nǹkan tó ṣe bísmìlá tó sì padà dá ó yẹ ká lè jẹ́ ànínú eh, eh, al-majnun la qasda lahu e, e, e, wèrè in tí ń ṣe tọ́ bọ́ sí un àwà gbọ́n láti mọ̀pọ̀ bọ́ sí wèrèsẹ̀ ọ̀rà pọ̀pọ̀ pùtàn ọwà ókò nórùn ó sì bọ̀ sí ibi òjìmbì kan ó sì jókòó ọ̀rà gbélébì kan ní sì ń jẹ́ ó tún kọ́kọ́ fọwọ́nù ọfọwọ́ ní bá ń jẹ́ eléyìn ọ̀ sọ pé kèèsè wèrè ma wà ń kò sì sọ wípé mo frí láti lọ máa bá jẹun àwọn àfáà wá ní tẹ bá ń sàlàyé olè mọ́ yálò mi mas'ala kan wá fàdábà hàtíhà bóyá ìbára jàjájá aṣò ẹ̀dì ẹ̀wọ́n só lẹ́sẹ̀ ìjẹun ìjẹun òkè bí ẹn só mọ́ ẹ̀dì ẹfẹ́ náà mọ́ nǹkan títún bẹ wájú ẹ̀ ẹsẹ̀ rẹ̀ fa okùn in tí a só mọ́ átò àwọn nǹkan sókè rẹ̀ nǹkan ká bá mi ìdàmbẹ̀mbẹ̀ ìdàbárí àfi lọ bá gí ẹ̀dìẹ̀ lórí sáà lè jẹ́ ó sì gí tó tí ogbò ẹ̀jẹ́ lọ bó sì ẹkọ́ lọ tẹ́kọ́ bí ẹ̀bá fẹ́ dún náà gan èyàn tó lè sẹ́díẹ̀ kó ọmọ rẹ̀ já ìdá ń gẹ tán pàtàkì èèwọ̀ ni àgbọ̀rọ̀ jẹ́nu islamu wọ́n ní ṣe bí ẹ̀jẹ̀ ti kò sí èròǹgbà pé mọ́ ń pa kí ní ìfọ́lọ̀ mọ́dákọ̀ ọlọ́n sí o mọ́ ń pa fọ́lọ̀ mútúwá ní mọ́ pábọ́lọ̀ sí ní ń pa nítọ́fànà ó dì ní ẹlẹ́ẹ̀kejì àyẹ̀kúnà dábíhù musliman tàbí kásọ pé àyẹ̀kúnà dábíhù dádíní samawiyin kọ́ jẹ́ pẹ́ tó fẹ́ pàǹkẹ́ yìí ó ní ẹ̀sìn tí ń ṣe ẹ̀sìn yẹn nípìlẹ̀ láti sama ìlà fi sọ́rùn pa dàbáyò àwọn alìkìtàbù àwọn christian àwọn jew alìjẹntí bá pa ìlà ń sálàyé bọ́ ibi adénù ṣùgbọ́n àwọn kankan bẹ tí ó jì òye dáadáa kátó fòhúnlẹ̀ kátó padà sẹ́yìn jama'a àwọn táwẹ̀ èèyàn jẹ méjì ni nabatat ní tí ò ní bá àwọn náà pín méjì a ní alìhàyàwánátù alìbàríyà àwọn ẹran orí ilẹ̀ wàhíyà máa láyẹ̀ ríṣù ilẹ̀ àfilìbárì ó ń làwọn ẹranko tó pé wọ́n ò lè sẹ̀mí àfi lórí kíni o lórí ẹ̀pẹ̀ àwọn ilmàkúlì láhàmì àwọn tá ń jẹran wọn ń bẹ kàbàyí mẹ́tìlà náàm bíbàyí mẹ́tìlà náàm ràkùnmí màálù àgbò àti ìyàwó rẹ̀ ewúrẹ́ àtọkọ rẹ̀ àtàwọn nǹkan tó tó fara pẹ́ mina tuyur almubaha àti àwọn tọ́jọ mọ́ ìrìn ẹyẹ ẹ̀dìẹ̀ tọ́kì àwó òdìní ẹlẹ́ẹ̀kejì làwọn táà lè jẹ kìsì ni tó kó bá wọn tí ó bá jẹ́ tó ní ọ̀gàn èyí tí mọ́sí kẹrin bí tí fi ń fẹ̀yàn kó ya nítorí pé oró ń bẹ lára rẹ̀ yóò sì jẹ́ ìrìn ẹyẹ tó náà ní mikhlab maholibu jamu rẹ̀ yóò ní àwọn ẹyẹ kan bẹ̀tẹ̀ àsáni tí a máa náà kí ni yẹn rọ́pò èyí ọ̀gàn fáwọn náà nínú rẹ̀ yẹ sáwọn kò ní di àlàálì fún wa illa bí zaka àfi pẹ̀lú kájú bó láṣẹ wá dú wọn ẹ̀rẹ̀kọ́ bá tún pín méjì mẹ́ àti àwọn tàà fẹ́ pa àwọn tó jẹ́ ẹ̀tọ́ fún wa tó jẹ́ ẹran ti orílẹ̀ tí bẹ́nu gbó àti màpẹ́tọ̀ ni ṣùgbọ́n méjì ni a sí makudúrù ní àlẹ́ wà gbọ́nù ká mú wọn kádà wọn mẹ́lẹ̀ mùsòrò màálù pẹ̀lú rírọ̀tọ̀ lọ́wọ́ bá rọ̀ wọn fún wa àwọn àgbàlagbà ní kò sí bí màálù ṣe ya wèrè tó kò lè ya wèrè tó kùn òtọ́ dẹ̀ ni gbogbo ẹ̀nà ìkùnlọ́wọ́ ọlọ́run ni wàláì tí màálù ya wèrè tán ya wèrè jókùn lọ ẹbẹ́ nìkan ni ó mùkún lọ agbára kan ni ó sì fi fa okùn lè wé 50 tínú bá bí tó sì jẹ máa lútò tó bẹ́ ẹran tàà lè àwọn kan wá ń bẹ gọ́ọ̀rùn mọ̀kúdúrin àlè agbára wọ ọ̀ká wọn ó ń làwọn ẹranko tó jẹ́ àlàálì fún wa wọ́n rí lẹ̀nà ènìyàn gbé ṣùgbọ́n wọ́n èé ṣe mustanas wọ́n bóò ní pípa ti wọn ìpìlẹ̀ o ní pé àwọn ẹran zabutu o ní gbogbo ẹran tágbàrà wọ́n bá ká láti lè ìdámẹ́lẹ̀ zabutu la yakunu illa fil halqi a máa dún wọn ni dúdú yóò sì gbọdọ̀ gba ibòmí lọ àti kọjẹ́bò kọjẹ́ ọ̀ràn kí ló fàtọ́lọ́ ń fi kíkà nàbí ọ̀sẹ̀sà ọ̀ràn fún wa lè annà lè majima'ul ọrụ tí a bá ní ń bo ni ọlọ́run se ní ibùpàdé gbogbo àwọn irikù irikù ìsàn tí ń lára ọlọ́run ṣe ọrùn ní kí ni o gbogbo wọn ibẹ̀ sí ní ẹ̀jí ó ti tètè flow dada tẹ́rẹ ó fi wúlò wa fine

ó sì jẹ́ àlàálì bóòlá ṣe máa ń pa àwọn a máa pa wọ́n pẹ̀lú káfí nǹkan tó mú ṣe wọ́n lẹ́niwíà gbóòlù lẹ́niwíà yìí ọ wá ní ìdí àlàyé àrí èṣòro afẹ́pa ọfà mọ̀bámúlọ́ ni o ohun òṣèré mú ṣùgbọ́n ń gbà tí ń bá fẹ́ ṣe ìrìsáàlù ọfà ó ní ìrọ́dà ọ papọ̀ pẹ̀lú bismillah kèése ńgbà tí mo bá mú ọfà nínú àpó àbígbà bá ń pọ́ndà lé bọ́sára náà lè mọ̀ fẹ́ fi sá lè rí ẹ̀tún lójijì bismillah náà gbọ́rọ̀ wà pẹ̀lú ẹ bá èèyàn sá ibi ẹ̀ alhamdulillah ṣùgbọ́n tí ó bá ti jẹ́ ni tí ó ṣe é dú gbogbo bí nǹkan a ti pa mas'ala wádé tẹ́rin bá wá jẹ́ ẹ̀rẹta àmọ́dú tí àdánwò wá dé bẹ̀rẹ̀ tó wọ́ wà wọ́bó ẹ̀rẹ bá já kànga jẹ́ ń pẹ́ta ní ọyọ́ omi pẹ́ àkíkí àwọn obìnrin lọ́wà nílé náà afásọ̀rọ̀dún kan ní àwọn ẹsẹ̀ lọ́lé kí ó ní sí ní àmàríre o ní abárọkùnrin tí ń bọ̀ díkedíke kọjọ̀gánà kọjọ̀ kan ah, ní ẹgbẹ̀gbà sáwọn lè kọ́ lọ bá sí dámsálámà ah alhamdulillah láwọn obìnrin lé kókó dákùnrin àà ó ní ṣe kọ̀ọ̀mọ́ bí ó sì sì dé tó gùn báyìí ó sáàrùn ún náà dáa ìdáwà lè nípa fún dáa ọba ń tọ́ bí omi lọ ibi tó ti lè ráyè faramá ẹgbẹ́ kànga tí òfin ní jábọ́ ọwádó mẹ́ ó ti súnmọ́ bí ẹran wà ní wọ́n gún ẹran ní pé bísmìlá rọ̀mọ̀rọ̀ nígun nígun bọ́bá gbàbá bẹ́ẹ̀ bá rí dú bẹ́ẹ̀ dú kílẹ̀ rí wa جاء في الصحيحين من حديث عدي بن حاتم رضي الله تعالى عنه وارضاه عدي دردني ورسول الله صلى الله عليه وسلم دوكان اودني وني النبي صلى الله عليه وسلم as'aluka an saidi li mi'rad kila n pè ní mi'rad kan lọ́dọ̀ larbawa mi'rad ìran kumakani ó ní ànábì sáà lè fi kumapa nkan in tó lọ bí ọ̀sọ̀sánú ìdá ànábì بكسر الميم وسكون العين معراض عصى رأسها حدمر àwọn lọ́rọ̀ ní púpúpà ní orí ṣùgbọ́n orí rẹ̀ ìmá mú orí náà nǹkan ni ó fi mú tí wọ́n bá fẹ́ lẹ̀ mọ́ nǹkan wọ́n máa lẹ̀ báyìí tí ó sún nǹkan ó ní tí wọ́n bá fi irú náà pàǹkan náà bísmìláì tí wọ́n pa síyàn lè jẹ́rìí ànábì ó ń sọ ètò gbéwáì ó mú yẹ́ẹ̀sì ó tún múnú ah, ah. bí náà se wà ń ni láà wà ń bẹ́ àlàìlò nídì ìdá àsọ́bútà bí hajji fàkúl kẹ́kí ń gbàtọ̀ lẹ́kíníyẹn in tó fẹ́ fi pa ń gbàtọ̀ bá tó sì jẹ́ pé ìrànkà tí èé se kíní o tí è ṣe ń tọ́rọ̀ fún láti dámẹ́lẹ̀ ni ọ̀ndẹ̀dẹ̀ ń gbó ní o nǹkan ẹranko tó ẹ̀kẹ́ pa ní ọ̀rọ̀ sẹ̀mí ọwá hamábì kan tó bá ráyè lẹ ìmá tó bá jẹ́ pé bí orí rẹ̀ tó mú in ti gún tẹ́jẹ̀ fi ń ya aláàlì fa innahu waqif ọlọ́run sọ wípé àgbẹ̀rẹ̀jọ́ mú kúdà nítorí ń gbà náà alwàkídò onímọ́kù tílà bèlè mọ́síkọ́lì gbogbo tí wọ́n bá ti kùmọ̀ pàtàbí tó wúwo tí wọ́n jẹ nǹkan mọ́ tó bá jẹ́ pé ẹgbẹ́ ẹgbẹ́ kíníyàn lọ bá nǹkan pù ìtumọ̀ rẹ̀ náà sì rẹ̀ká mọ́sàbò sí nínú fi jẹ́ pé ẹran ẹgbẹ́ tàà ń sọ yìí ó sòrò ra àbójà àwọn èèyàn jẹ́ o ṣẹ́mi àti ń bá wà ní ogbó òun sì fẹ́ tẹran náà tó lẹ́kíní ẹ̀tù sí rèé sábà bọ́lọ̀ ń se dá awórókó bẹnu ẹ̀dọ̀ rẹ̀ tó bá ti sáré jù ìbá jí òkúta tí ò jù báyìí lọ lèyàn bá lẹ̀mà tó bẹ e bá ń kùn èyàn jàmá ta ni ó wà jẹ́wọ́ pé bóhùn se lẹ́kì ní yíó torí pé tọ́mọ́jẹ́ pé ẹgbẹ̀ ló fi bá èyí bí ìgbà tẹ́yàn náà mú tọ́kì tí ń rìbọnú Ghana must go wọ́n wá dè lẹ́nu ní wá wẹ́nìkà tó sára ó ní kan wọ́n wá jókòó lè ní tó kẹ́kọ̀ọ́ mọ̀ pẹ́ ní ara ti nítọ̀ ẹ̀hán ṣe ń sọ mi pàrọ̀ ọdẹ̀ nígbò sí sáà nìyà ó ti lọ ẹmú kí níbòdì ẹmá tú ọ̀tà sí rẹ̀ tó wáyé pàgbẹ̀ ló fi bá mẹ́jẹun tó jẹ́ tó bá wá súnmọ́ tó tún lè dú sí nígbà ọba ti rẹ̀ tó bá rẹ̀ ẹmọ́sìnra ilé tẹ̀ torí pé ẹ̀fẹ́ jẹran o tó bá rẹ̀ o tó dáápọ̀ torí pé jíjáde ẹ̀jẹ̀ gangan o lànfààní tó pọ̀ táwà fẹ́ jẹ jẹmọ́ àwambọ̀ alẹ́ díẹ̀ okùn náà bá gbé orílẹ̀ lókè ní tàkọ̀rọ̀ kèsíkù sọ ibù wà tí ń bẹ́ tó sí tó ń lè bá ní pa kí ni tó fi pa lọ bá mọ́kù ìbéèrè ọwà wá pípé ẹ̀dù o katapọ́ọ̀tì ta fi máa pa nǹkan wọn fi ń pò dìde pa nǹkan kan so náà so ó lè pa nǹkan tá jẹ na'am káwa padà síbi hadithi Rafi ibn Khudayj wal hadithi mukhraj fi sahihayn Rafi wọn bá sọ̀rọ̀ lérè nípa táwọn lè pa táwọn jẹ annabi sasam sọ wípé kọ́ìdà ni a ti sọ kọ́ìdà ṣùgbọ́n àti ìsọdílẹ̀ ma an harọ̀ dama ibi ta ń bọ̀nà nǹkan méjì ọwà bí ta fẹ́ pa nǹkan náà bí mọ́jà méjì sí bẹ̀rọ̀dọ̀ ẹn tó fẹ́ pa nǹkan làká yọ́wà yọ́ jẹ́ ni tó jẹ́ mùsùlùmí tàbẹ́ tí ń sẹ́sì kan tí pìlẹ̀ rẹ̀ wá láti sánmà in ta fi pa nǹkan náà nǹkan àkọ́kọ́ ìní pé ọ gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó mú ẹkùnù hàdán yóò mú àníbí ni máa anáhàrọ̀ dáma in tó bá ti lè dá ẹ̀jẹ̀ bí ìgbòmí bá ń dà nígbà tí odò bá ń sàn láti fi náhàrù wọ́n wá yọ fíìlì mẹ́ in tó bá lè dá máa yù fá jírù dáma in tí ó fọ́ ẹ̀jẹ̀ tí ó jọ máa dáa giri giri kápù ilẹ̀ bá mú lọ tẹ́fẹ́ ìpànkà asùlù náà nìyẹ ọ̀bẹ ìdà ìkarahun àkùfọ́gò òkúta tó mú ṣùgbọ́n àjí ó yé wà pé tí gbogbo nǹkan ìbá ń bẹ̀ẹ́lẹ̀ kí ni nǹkan àkọ́tà àkọ́kọ́ mú ọ̀bẹ sábà pé òun fúyẹ́ ó sì rọrùn ó mú àrídà tòótọ́ wúwò rẹ̀ lè ṣe wúrọ́ ṣùgbọ́n wọ́n bó ń ṣe rí ní ìjẹ́ ìdà yọ́ràn lọ ààrí ọbẹ̀ àrídà àwọn àwòsàgbá ah, ìkarahun ìtún fúyẹ́ ó sì mú dáadáa jùgò lọ kálò ààrí ìgòlárí kálógò ààrí òkútalárí kárí kéèyàn wá wà nírọ̀wọ́rọ̀sẹ̀ àdàrẹ́ ọ̀bẹ rẹ̀ ah ọ̀lẹ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ wọn mọ̀ pé ẹ̀mọ́ gbọ́ wáyé jù jẹ́ mọ́ sọ lọ wọ́n ni kó ti mú ẹ̀jẹ̀ jáde ní kí wá dúélé ìkẹ́nu ẹnìkan wá gbàdádùgbò kọ́ sọ wípé mo fi gùn dúran ìgò nílé dada ridu bí ti ń wà òní nígbà tí wà òní ni a mú àwọn tá ń pa iná ọlọ́run ló ṣe ní àlàálì fún wa táa fi ń pa wọn tó ń ti bẹ́ẹ̀ inna Allah kataba al-ihsan ala kulli shay fi kulli shay gbogbo nǹkan pátá ìlọ́lọ́run ti ní ká máa ṣe dáadáa pẹ̀lú ẹ̀ ìlọ́pàá táwọn onímímà nígbàtẹ̀ mọ́rin sàṣálàmù

ìtumọ̀ gbogbo ayé sí ni in ti mí ọjẹ́kẹ̀ fún in tí ó mi ọjẹ́kẹ̀ fún annabi òòrùn aṣọ mara rí bí ó sì gbóúnjẹ́kẹ̀lẹ̀ wájú ẹ̀ tí ó bá ti wù láti jẹ yóò sì sí kan ẹgbẹ́ kò sí èsì rí báyìí pé ah, iye ọbẹ̀ ti ti gbogbo gbogbo ó ti mú kọwà gbọ́dọ̀ jáwọn tàfẹ́ káì ó ń sọ ọlọ́n ni máa a ní àrọ̀ dama wádùú kírọ́sùmùlọ́ alẹ́ ìfàkùlù tí ó sì dákọ̀ ọlọ́n sí ẹ̀pá máa àdá àsínì wà zúkúrì tí è bá ti ṣe èkánná ní fi pa nǹkan yẹn máa àdá sín tí è bá ti ṣe yí wà zúfúrì àti èkánná èèwọ̀ ni kéyìn ó fi eyi dùn gbogbo ìdíkwa ah, kò sí wálá okùn náà lòkúkú mú ṣùgbọ́n ẹni tó gajù náà wọn ẹnu ẹ̀dẹ́bẹ̀ gbogbo ṣe he orí ẹdí ẹnu ní sáré túpùrùpá owó ọgbọ́n ni ọlọ́nà tún ní pé ká mọ́ fọ́sókò ní tún ọrùn rẹ̀ eh, ọkẹ̀dẹ̀ fa ni in sọ méjèèjì sọ ń bẹ lára tí mo sọ pé ẹgbọ́rọ̀ fi pa nǹkan àkọ́kọ́ amasin eyín tẹ́ ń wọ́n fàrúwà azmun amasin fa azmun eyín eegun ni o náà lóró nú náà ni ń sá fún tí a fi ní a mẹ́jẹ kìnnìún bí wọ́n bá ti ń jẹ ẹwà

àwọn ilé olóúnjẹ ń bẹ tàbá ti ń travel in ní máa dákọ̀ àwọn lóun wọ́n ní ìsásùn fún ẹran àgbẹ̀kọ̀ọ̀kan wọ́n ní ìsásùn fún ọ̀yà ejò wọ́n tún ní ìsásùn fún ọlọ́tọ̀ọ̀tọ̀ sọ́ká ní babakọ̀ mi na ọka ìsọ́ sì wà lọ́ra musulmi àìjẹjò àyàfi àyàfi wọ́n bọ̀ gbogbo ẹran pátátá àbàpá ajímọ̀ alùlẹ̀ ilm ala anna mahallar fi l'hayawan al-ma'kuli al-maqduri alayhi fi l'halqi ẹran tagbara wákàrà ti dámọ́lẹ̀ táàtí sàlàyé lẹ́ẹ̀kan ọrùn láti máa dùn wọn o èyí tagbara ọba ká in láàfin kẹsẹ̀ lẹ́nu yíà ní gbogbo ara rẹ̀ àwambọ̀ mas'ala kan wọ́n bẹ à ń pè ní mas'ala tọ̀rídà tọ̀rídà o ní ká tó bí mẹ́fà méje mẹ́jọ alọ́dẹ́dẹ́ awọ́wà núgbó bá a rí galanu bá ṣe lébì àwọn lọ́sásìn lọ́sásán ah! kí là á ṣe o 3 ọkẹ̀sùn mẹ́rin gẹni pọ̀ bọ́ntọ̀n se bùládà báyìí ó bù mẹ́rin rẹ̀ àti ìrú rẹ̀ bí gala ṣe kénú nígbàgbìlà ọsásà lọ gbé láàbárí má èntẹ́ni ń ni ẹnìkankan ọgbọ́rọ̀ jẹ́ nínú ẹ̀sìn tí ọlọ́run fi rán nàìjíríà sálámù ó dé ní ẹlẹ́ẹ̀kejì bó náà ṣe rí náà kátó lọ bí ẹlẹ́ẹ̀kejì bó ṣe rí náà inú di ẹran tó jẹ́ pọ́lọ̀ ń fún wa lágbára àti pa nínú ilé ah,

gbúrú afá àkẹtàbẹ̀ tó gé bí ẹsẹ̀ rẹ̀ kan wọ́n wá ń gé bá ń gé bá ibi tí wọ́n ń bù lára rẹ̀ kò kọ́kọ́ nalẹ̀ díẹ̀díẹ̀ wọ́n ti wá bùkú ìlàjì kó tó dípọ́ wá nalẹ̀ wọ́n sẹ̀ wà rí patán gbogbo tí wọ́n ti gé tí ń bẹ̀lọ́wọ́ wọn halali ni ṣùgbọ́n eléyìí mẹ́sàlá tọ̀rídà ìkọ̀ sẹ́rẹ̀ lójú ayé ànàbí sọ̀rọ̀sọ́lá ṣùgbọ́n sẹlẹ̀ lẹ́yìn intan le eh, eh, eh, àti sọ pé ẹranko tọ́jẹ́ wípé kìí sí pa alágbàrà ti pa wọ́n àwa dẹ̀dẹ̀ inta bá gẹ́lá rẹ̀ ẹranko tó bá igbé sálọ tó gbà rọ̀ kú sálọ in ti bẹ̀rẹ̀ wata àbá àgbẹ̀ orí ẹsẹ̀ kan tàà bá yẹrí mọ́ àgbọ̀dọ̀ jẹ́ fine ṣùgbọ́n ìpátá apẹrin àpọ̀ àdánà lásìmọ́lọ́ gbà gbà eléègédìẹ̀ eléègédìẹ̀ títítítítítítí tó fi di pé ọlọ́njẹ àrípa bó pípatá àrípa káyìn ó ti sọ gbogbo tó ń kálukú ti bẹ́un ọsọdẹ́tọ̀ ẹwàjí asọwájú àti pín méjì ẹran èyí tí ń gbé orí ilẹ̀ náà méjì nà pín sí èyí tágbàra wáká méjì nà kọ́ pín sí èyí táàjẹ̀ ìtàjẹ́ èyí tàà tó wá ń jẹ́ tó pín méjì èyí tágbàra wáká láti dámẹ́lẹ̀ àti ìtagbàra wọ́ọ̀ká láti dámẹ́lẹ̀ tó bá ti wá jẹ́ ẹranko òran kejì ó ní alhayawanatu albahariya àwọn ẹranko tó jẹ́ pé iyàmálà yẹ̀ṣù ìlàfibahar àwọn ò lè sẹ̀mí àyàfi nínú omi tí bá ń sẹ̀mí lórílẹ̀ tí ń sẹ̀mí nínú omi ẹ̀sáfihàn sẹ́gbẹ̀ kaná àwọn ẹranko eléyìí bóòlá sí máa dú àwọn fún ọlọ́fà tààlá nígbà ní sọ́rọ̀ nínú suratul ó ní uhilla saydul bahari bahari wa ta'amuhu mata'an lakum wa lis-sayyara wa hurrima alaykum saydul barri ma dumtum hurma saydul bahari gbogbo tí bá ń gbénú omi tẹ́ bá dẹ̀dẹ̀ rẹ̀ ẹgùn ní nǹkan ní ẹbí nǹkan sí ni tẹ́ mẹ́jára rẹ̀ sọ́ídù nìyẹn a sí ní halali fún yín wọ́tọ̀ àámù kápẹ́ nǹkankan gbénú omi ọlọ́run wá pé kọjọ ọkú rí òtó ọwá kú rẹ̀ nú omi ẹ̀yìn wá ṣe dédé rẹ̀ ẹja ni o mi tún ni o tẹ̀ẹ̀bá èrí mú àtúnṣe ní àlàálì fún ní 1998 jọ ṣùgbọ́n sáà ìṣẹ́gbẹ́ kan àwọn sáà ń táwọn kúrọ̀ sọ àwọn ọ̀rọ̀ sọ ah, ní àúsáàs ah, ẹ̀yìn alímọ̀wá nǹkan ti bàjẹ́ jìnà ẹ̀rìwádùú ọgbà ma ìjẹkújẹta ń jẹni bí mo ṣe wáyé ọdún kàfàrí tí mo ti fẹnu kẹrankan in jẹrẹmọ́ nílé olóúnjẹ àyàfi ẹ̀ tàbá pa nílé wa lẹ́kọ̀ọ̀kan náà rẹ̀ máa ń pẹran gbájẹ́ nìkan bá bí ma tàbí ládùgbò tí mo ma ẹja mọ́ máa jẹ níbi ọdún méjì sí ìyìn fẹ́rún kẹja náà mú ní sí ó sì ó ní nze nụ ọmọ pẹ̀lú ṣe ń òun sáàkà kọjá ń bí ilé ẹja kan ní ẹbá tó wọn lára ilẹ̀ ní wà ní àwọn ẹja tí tí ó bá ti pè fún ẹlẹ́sìn bẹ̀ wọ́n máa di etí wọn kan wọ́n wà sí kejì sọ́dọ̀ ara wọn mú kékékékéké ṣùgbọ́n súnmọ́ kọ́rọ̀ ti fọ̀rọ̀ ń change ẹ̀ torí normally gan gbogbo ń tọ́lọ ń ṣe lẹ́tọ́ yìí bẹ́ẹ̀ nìkan bá ló ń fẹ́ ṣe léwọ̀ fúnra wọn kò rọrùn ẹgbẹ́ ọjọ́ láwọn ìfisí bí jẹun mọ́ táìmù ń gan ìmí ìjẹ́wọ́nú wọn kọ̀rọ̀rùn ànígbélé pánù gbogbo ẹ̀tí ẹ̀ lọ ní ogbó padà rọ̀rọ̀rùn ọlọ́run ọba wa lò ní bàlú aláìníláàkáyì aṣọ tí ànábì gbé pàdé ọlọ́run ọba rẹ̀ imported ni kèéte mẹ́kà ní ẹ̀tí hun tùlíyà ní yamani aṣọ kí aṣọ gbé láti country mi ìkílẹ̀ ń imported ni ìtí òhun bí túnmọ̀ wà ọ̀dọ́ ibikun wà kí ẹ ti ṣe àwambọ̀ gbogbo tí bá ti ń gbénú omi àyà àfẹ́ntínà ṣùgbá wá lórí ẹ gbọdọ̀ jẹ́ o halali ni wọ́n o ni mo wá dádúró lẹ́ẹ̀kan tẹ́ẹ̀ bá ní ejò tí ń gbénú omi halali lòun ètí bá ń gbórí ejò tí bá ń gbórí omi tí ń gbémi omi halali ni fine awambo kí lẹ̀ rí wata fi sọ bẹ́ẹ̀ ọlọ́n tó bá ní sọ́tún máa ìdá ha níbi sọ́lọ̀ máa fara náà nàrí tàbí rá àwọn bilére àwọn kan máa ń sẹ́ni àjò ṣùgbọ́n dẹ́dẹ́dẹ́dẹ́ orí omi ni wọ́n sí ànábì gbogbo òsẹ̀mí rẹ̀ kọ lọ bí omi salawatu rabbi wa salamu alayhi ẹ̀yìn àfá náà kúnlẹ̀ o àtúnlẹ̀jọ́ máa ṣe rìsẹ́ẹ̀kì o bẹ́ẹ̀ bá sì ti rẹ́rí ẹ̀mí náà tó padà náà ṣùgbọ́n in tí ń ran okó nǹkan náà náà ànábì wá ń dá wọn lóhùn àwọn ilé ìsọ pé àwọn àmọ́ ń gbómi lọ́ntòótọ́ ṣùgbọ́n tí àwọn bá wà ní ọkọ̀ ojú omi àwọn a omi lórí omi omi títí mọ́wà pẹ̀lú àwọn kò ní tó àwọn àwọn sì fẹ̀ bákanáà tán bá rí nǹkan tán bá fẹ́ dẹ̀dẹ̀ ń gbà mí tán rí tí mi ti kú bí ẹja sáà lè mú bákanáà omi àwọn yìí sáà lè máa fi sàlùwàlá àbítà oúnṣẹ́lọ ni tó bá jẹ́ tó dò ní àtọ̀húrù máa òhò alìhìlú maitatuhu odò tẹ́ ń wò yẹn tó tóbi tí ń sàn omi rẹ̀ omi tó mani bákanáà in tó bá kú bẹ̀ tó léfò ẹmú halali ni jẹmáà ibi tàà dé tó mi bá ti jẹ́ òkun tó mi jẹ́ ọ̀sà èmọ́ ọlọ́nkan bẹ ti tòkun tí ń bá kẹnu bọ̀ lórí ìkútúbà yóò dá bùlìbúlátùlà àdìhánì ilẹ̀ tó jẹ́ wípé gbogbo tí ń pè láàrùn ìsìnì nǹkan máa ń wò omi òkun sí nìkan ni ó sì ní bí wọ́n sì mú alákúnlé òkun yàtọ̀ gẹ́gẹ́gẹ́ tí ó gbà wọ́n mi òkun àtà nínà àti àkẹ́rẹ́ tí ń lọ ọba tí ń ṣe nǹkan tó mi bá ti ń sàn jẹ̀máà ìdájọ́ rẹ̀ nú ẹ̀sìn ó tún yàtọ̀ èèyàn tó sì jẹ́ wípé kèése ibi tí wọ́n wà o ní ibi tí ń forí sọ yóò sàn kọjá ibi tẹ́yìn náà ń gbé ni lábúlé yìí ọwá ń lọ rèé se gá sínú rẹ̀ lókè káwọn ará sàlẹ̀ ọmọ àpàdé ẹ̀ o sọ omi yẹn di omi burúkú o bá ẹ̀ ti ń bọ̀ a ṣe sùúrù fún tọ́tọ́ àfọ́ ibi ọpa yóò ẹ̀yẹ́ mọ̀ká kó ní ẹmà jẹ́ lọ bójú bá kú ẹmójúkó mẹ́ni o ẹmójúkó mẹ́mà jẹ́ lọ bójú bá kú ọkàn kọ́ ọkàn ọkàn èkú o èpè ló ń tọ́ ń gbà èpè ẹlòmí ìgé e mọ́ ń gbà mi òǹkà dùn lẹ́gbẹ̀ odò ó sì mọ̀ká ìkẹrẹ lọ kìí sẹ́ntí wẹ́wẹ́ kú làwà ń sọ ló kí gbábo mi àṣètò lò déédé orí ẹ̀ lò lótìrísí jẹmọ́ kọ̀ dá kéèyàn kan wà kéèyàn mọ́ lójútì ó ń sọ́lọ́ ni innal hayaa wal iman kúrìnà ma'an ojútì àti imani sánmà lọ́lọ́n ti pa méjèèjì pọ̀ ìdá rúfí àhàdúnmùmá rúfí al'áhàr tí ẹ bá ti wú ẹnìkan tuntun tẹ́ ẹ bá ti rí kan lọ́dọ̀ rẹ̀ ẹ̀rì rí kejì náà láíláí ẹnìkan ò ní mọ́ ní mọ́ ní kọwa lójútì ẹgbùsí sí àkẹfẹ̀ rí yóò bọ̀ títí mẹ́un kò tún ní kọ́yìn yóò tún wá sí báyìí láti kò go slow láti kò drop sorry yóò sì máa tọ̀ ṣàríkà ẹ̀bí ẹ̀kẹ́ rí ni ṣe wọ́n tún rí lọ́la ní <laughs> professor rẹ̀ o tó tún jẹ́ nídi mẹ́sìn wọ́n bọ́ọ̀dẹ̀ tó rẹ̀ jìdí ìsìn wọ́n ìtún fa owó sí mú tí prof tí èyàn ọ̀bá ti ní ìmánìkò lójú téèyàn ọba sí lójú tí ẹlọ́wò dára kò ní ní máa ní ẹwùwẹ́ tí èlójú tí ìnúwà kò síwà tí ò ní léwu kò sí ẹ̀ẹ́rẹ̀ ló mí pẹ̀lú tí ó dá tó jẹ́ pé ibi ẹ ti ká mọ́ gan ọlọ́lọ́fẹ́ tú láti rí yóò tún máa sọ pé ẹ̀ẹ́ kíni iṣẹ́ bí mi mọ́lẹ́nu mi kíni tí wọ́n kéèkì tí ẹ̀ kéèkì ìgbọ́n kan gbogbo àmọ́ wà náà sọ tẹ̀lé adélé wọn kí ni problem wọn kí ni kọ̀ sí ẹlọ́n tó kúrò nílọ́mà ẹni ẹkọ́ ìsẹ́ni ọlọ́n ọbẹ̀rẹ̀ náà ayínàlì ìmáni tí ẹ ń bá ní ìmáni ẹ̀rì pẹ̀lú yóò lójútì jíjẹ ó làwọn àfi tí náà ṣùgbá wá nípa pí ẹ̀má jẹ́ ó tún wá kùn kẹ́kẹ́ tó ò borí omi ó ní jarod tata bí i sunsun iná tata kan ẹ̀ párípá iná tata ni ọba lúgàn iná tata ni a èdú àwọn eléyìn tààfi pa wọn sábà pé wọn ò kúnlẹ̀ ní dámùn sáà yóò bukata pé ẹ̀yìn gbà ń bá fi kẹ́kẹ́ sí ẹ̀jẹ́ wà kọ́kọ́ lọ díẹ̀ kẹ́jẹ́ wọn bà jẹ́ wà láfún mi àwọn òní esusun dáápọ̀ esusun ojú méjì sí àwọn mẹ́tàlá pín sí mẹ́ àwọn kan ò lè fẹ́nu kan ṣùgbọ́n mọ́ pè lára ọmọ àwọn kan máa jẹ́ tútù bá wọn ṣùgbọ́n àlàkúlé halali lè sọ́sán lára ń tàà máa jẹta ìdú nínú ọ̀rán tààtà olù náà wà àwambọ̀ èèyàn wá jẹ́ kìtàbí yù alùlù pa àwọn àfáà wá ní ẹjẹ́ àkì in tó bá pa ni ó sí tí alùrù kìtàbì bá pa nkankankan ọpa pẹ̀lú ọkọ̀ ọlọ́run ó sì pàbà tí ma pa nkan ṣùgbọ́n tó pa yìí kèèsì àlárìlọ́dọ̀ tí wà alàlẹ̀dínà hádù haramna àwọn yẹ̀úrí tẹ̀wọ́ gbogbo ẹranko tí ó ni kan alùkìtàbì bá ní bísmìlá ó bá ní gúnra kọ̀mí ọlọ́run sì sọ wípé wàtọ̀ ámùlẹ̀dínà òtù ìtàbà hìlùn lákùn bẹ́ẹ̀ ràkùnmí sí sóúnjẹ wọn oúnjẹ tí a sì ní ó sì dú lọ́nà àlálì àmọ́bí masáláhùn ẹlẹ́ẹ̀kejì pẹ́pẹ́yẹ kìí sóúnjẹ wọn wọ́n bọ̀rọ̀ jẹ́ wọ́n dú ó sì dú ó ẹlẹ́ẹ̀kẹta ánùlùkìtàbì àwọn mímọ̀ ní ṣe ń tí a ń sọ ni pé tọ́ bá tó pa nǹkan bá ṣe máa pa tí ogun méjì ẹ̀mú wá bọ́ sí o ní á jẹ ni abigbọ́ ọlọ́run ti pé oúnjẹ wọn halali ni fún wa in tí wọ́n bá ti mà ló ń jẹ kama jẹ́lọ masalai àti al-kharijiyya àti gbogbo àwọn tí ó máa kó wá tó jẹ́ pé ìran nǹkan pípa ni kó tó di àlàálì tọ́kì chicken láti ta tó sì jẹ́ pé kọ́ntì tí mi ti ń wáyì a lè fọ́sọ́ àpẹ́lú islamu ni bóò láàṣẹ máa jẹ kí ni hukumu tọ́kì tí a ń kó wọlé lẹ́sìn mọ́ ń sọ in sọ pé kí ni ìdájọ́ òfin ìjọba kọ́sọ́mù kọ̀kan mi o èmi kí mọ̀ ń rúlu ọlọ́run ìbí mi níyàn نستأنف الخطبة في الجمعة القادمة إن كان في العمر بقية إبتاتي بخطبة لجمعة نجمعة بونو طلن طلمي قمة إبا الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أحمده وأجلله وأعظمه وأشكر على نعمه ضيرة وباطنة وأشهد أن لا إله إلا الله شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا لجميع خلقه بل للأولين والآخرين قال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام إن الله سبحانه وتعالى قد أحل لنا الطيبات وحرم علينا الخبائث وما جعل علينا في الدين من حرج سبحانه وتعالى وقال سبحانه وتسامى يا أيها الذين آمنوا كلوا من الطيبات وقال سبحانه وتعالى يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا فإن الله سبحانه وتعالى أصلح لنا الأرض قبل إيجادنا عليها لذلك كان رسول الله صلى الله عليه وسلم حريصا على أن يبين لأمته ما أحل الله لهم وما حرم عليهم لذلك اشترط آل العلم نتيجة الاستقراء شروطا للذكاء وشروطا لأهلية الذابح فأهلية الذابح انقسمت قسمين الأول أن الذابح لا بد أن يكون عاقلا فالذبح المجنون لا يحل لأنه لا قصد له لذلك قاسوا أهل العلم بما لو وقعت الحديدة بنفسها على شاة ووقعت على حلقها فذبحتها فإنها لا تحل لنا لأن هذا الإجراء إنما حصل من دون قصر ولا بد من التسمية ولا بد من إنهار الدم وجدنا إنهار الدم لكن ما وجدنا التسمية والتسمية كذلك بالقصد جاء من حديث حديث رفي بن خديج رضي الله تعالى ارضاه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أنهر الدم وذكر اسم الله عليه فكلوا أمة الإسلام الشرط الثاني في أهلية الذاب أن يكون الذاب مسلما أو كتابيا أو نقول أن يكون الذاب ذا دين سماوي فربنا سبحانه وتعالى حل لنا ذبايا أهل الكتاب قال الله سبحانه وتسامى اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام إن الله سبحانه وتعالى أحل لنا الطيبات ومن ذلك أنه أحل لنا أكل الحيوانات البرية والبحرية لكنه فصل لنا ما حرم علينا من هذه الحيوانات والحيوانات البرية هي ما لا يعيش إلا في البر فقد أحل الله لنا سبحانه وتعالى منها بعضها كبهيمة الأنعام والدجاج وكذلك أحل الله سبحانه وتعالى لنا بعضها ما لا يعيش إلا في البر أو المستوحش منهم وغير مستوحش من هذه الحيوانات لكن أجمل العلم أن المأكول من الحيوانات البرية انقسم قسمين القسم الأول المقدور عليه أي المقدور على ذبحه فإذا كان الحيوان مقدورا على ذبحه فإن أهل العلم أجمعوا على أن محل الذكاء منه أو منها الحلق فمن ذبح من غير هذا المكان فإن هذه الذكاء لا تحلها أما غير مقدور عليه فأي مكان أصابت الحديدة من جسده أو من بدنه فإنه متى ما أنهر دمه في أي موضع من جسده فهو حلال لنا لذلك بين على العلم ما تعلق بمسألة الطريدة فالطريدة حيوان وحشي صادعوا الصيادون لكنهم لا يقدرون عليه إلا بقطع شيء من أعضائه وهو حي فكل ما قطع منه وهو حي ليس بحلال حتى يتم قتله على أيديهم وإلا فلا أمة الإسلام إن الله سبحانه وتعالى امتن علينا بأن أحل لنا الطيبات فلا يليق بنا أن نغير هذه الفطرة قال الله سبحانه وتعالى قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق اللهم إنا نسألك بأسمائك الحسنى وصفاتك العلى أن توفقنا بالاقتناع مما أحللته لنا وأن تبعدنا عن جميع ما حرمته علينا يا أرحم الراحمين ويا أجود الأجودين اللهم ربنا عز لسمن المسلمين اللهم ربنا عز لسمن المسلمين اللهم ربنا عز لسمن المسلمين ودمر أعداك داء الدين اللهم ربنا دمر أعداك داء الدين اللهم ربنا دمر عداك داء الدين اللهم ربنا انتكم لعبارك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا آمنا ربنا بما أنت أهله فأنت أهل التقوى وأهل المغفرة ولا تعاملنا بما نحن أهله فنحن أهل الذنوب والمعاصي اللهم ربنا أسبل علينا جلابيب الستر في الدنيا والآخرة يا أجود الأجودين أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه ربي وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلما صلوا على نبيكم الصادق المسلوب القائل في مقولة صحية الثابتة من صلى علي لم تزل من صلى علي صلاة لم تزل الملائكة تصلي عليه ما صلى علي فليقل عبد من ذلك أو ليكثر جاء هذا من حديث الذي أخرجه ابن ماجه بسناد حسن من حديث عامر ابن الربيعة رضي الله تعالى عنه وأرضاه أمة الإسلام أوصيكم بهذا وأكثروا من الصلوات على نبي الرحمة وعلى نبي التوبة اللهم ربنا صلي وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إن محمد رسول الله حال الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله استووا استووا واعتدلوا سدوا الخلل ساووا بين المناكب استووا استووا ولا تتفرقوا فتختلف قلوبكم استووا واعتدلوا الله أكبر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 وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَاجْنُبْنِي وَبَنِي أَن نَّعْبُدَ الْأَصْنَامَ رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِّنَ النَّاسِ فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلم وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهبعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر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 آمين فلا تحسبن الله مخلف وعدي رسله إن الله عزيز ذو انتقام يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار وترى المجرمين يومئذ مقرنين في الأصحاب سرابيل من قطران تغشى وجوههم النار ليجزي الله كل نفس ما كسبت إن الله سريع الحساب هذا بلاغ للناس ولي وليعلموا أنما هو إله واحد وليذكر أولو الألباب الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله